Unit 9. Ṣíṣàpèjúwe àti ìlú. Dialogue 1. Mr. Makinde is still interested in knowing more about Kimberly's family, so he asks Kimberly more questions. Oti ti sọ fún mi nípa màmá àti bàbá rẹ, ṣùgbọ́n o kò tí ì ṣàpèjúwe wọn fún mi. Ṣé o lè ṣe àpèjúwe màmá àti bàbá rẹ fún mi? Kí ni ìtumọ̀ ṣàpèjúwe? Ìbéèrè yín kò yé Fún akbere. mo fẹ́ mọ̀ bí wọ́n ṣe ga tó àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ha ó yé mi nísinsìnyí bàbá mi jẹ́ ènìyàn dáradára wọ́n dúdú wọ́n ga wọ́n ga tó ẹsẹ̀ bàtà mẹ́fà àti íǹṣì méjì wọ́n ní irun dúdú ẹ̀yìn ojú wọn náà dúdú wọ́n ní irùngbọ̀n wọ́n sì ń lo jígí wọ́n jẹ́ onírẹ̀lẹ̀ ènìyàn wọn kò fẹ́ràn wàhálà rárá Wọ́n jẹ́ òṣìṣẹ́ ṣùgbọ́n wọ́n fẹ́ràn láti ṣe nǹkan oríṣiríṣi pẹ̀lú ẹbí àti ọ̀rẹ́ wọn. Fún àpẹẹrẹ, nígbà tí a jẹ́ ọmọdé, wọ́n fẹ́ràn láti gbá bọ́ọ̀lù-ẹlẹ́sẹ̀ pẹ̀lú Carlos, àbúrò mi. Wọ́n fẹ́ràn eré ìdárayá oríṣiríṣi, wọn kò sanra, wọn kò sì tínrín, wọ́n mọ níwọ̀n, wọ́n máa ń rẹ́rìn-ín púpọ̀, wọ́n sì jẹ́ aláwàdà. Wọ́n fẹ́ràn láti ka ìwé ìròyìn, ìwé ìtàn àti ìwé nípa ìṣèlú, bí ó tilẹ̀ jẹ́ pé wọn kò fẹ́ràn láti jẹ́ òṣèlú, wọ́n kàn fẹ́ràn láti mọ̀ nípa nǹkan tí ó ń lọ láyìíká wọn. Mo fẹ́ràn bàbá mi gan-an ni, mo sì fẹ́ràn láti lo àkókò púpọ̀ pẹ̀lú bàbá mi láti sọ̀rọ̀ ìṣèlú. Mm-hmm ó dàbí ẹni pé bàbá rẹ ni bàbá rẹ màmá rẹ ń kọ́ ṣe àpèjúwe wọn fún mi. màmá mi náà jẹ́ ènìyàn rere wọn pupa gan-an bí ó tilẹ̀ jẹ́ pé wọn kì í ṣe òyìnbó mo mọ̀ pé bí ẹ bá rí wọn ẹ máa rò pé òyìnbó ni wọ́n. wọn kò ga wọn kò sì kúrú wọ́n ga tó ẹsẹ̀ bàtà márùn-ún àti íǹṣì mẹ́rin wọ́n ní irun tí ó gùn gan-an ni irun wọn gùn tó ogún íǹṣì irun wọn ní àwọ̀ búráùn sí àwọ̀ wúrà mo fẹ́ràn irun wọn gan-an ni ẹ̀yìn ojú wọn ní búráùn ẹ̀yìn wọn funfun láúláú wọ́n sanra díẹ̀ wọn kò sanra púpọ̀ wọ́n fẹ́ràn láti ṣe oúnjẹ láti ìlú oríṣiríṣi bíi oúnjẹ àwọn ṣáíníìsì íńdíà potogí mẹ́síkò ítálì amẹ́ríkà nàìjíríà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. wọn kò fẹ́ràn kí a jẹun níta nítorí náà wọ́n máa ń se oúnjẹ púpọ̀ fún ẹbí wa. wọ́n tún fẹ́ràn láti tún ilé ṣe púpọ̀. mo fẹ́ràn màmá mi náà nítorí pé àwọn náà jẹ́ ènìyàn rere o ṣe oríire láti ní màmá àti bàbá báyìí. mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run fún màmá àti bàbá tí mo ní